إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إبار الله dájúdájú gbogbo ببوك tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ayin ọlọ́wọ́ bá subhanahu àwa ìrànlọ́wọ́ rẹ̀ àwa àforíjì Ọlọ́run Ọba àwa àbòdí Ọlọ́run Ọba níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn ṣẹ́ wa ẹni tọ́lọ́run bá tọ́ sọ́nà kò sẹ́ni tí ó ṣì lọ́nà o ẹni tọ́lọ́run bá sì ṣì lọ́nà kò sẹ́ni tí ó tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ni o òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ni pẹ̀lú Allah bá ń sọ fún wa nínú al-Qur'anil Karim Allah bá ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀páyà Allah bá ní pàápàá ẹ̀páyà Allah bá ẹ̀ sì gbọ́dọ̀ fàyè sílẹ̀ àfikẹ́ jẹ́ mùsùlùmí o Allah ní mo pẹ̀yìn

dájúdájú ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba àtòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè o èrè tí fi ń gẹ jùlọ lẹ́yìn wá gbaná ibadallah èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ọlọ́lọ́wọ́n ọba ni o èyí tí sì fi ń burú nínú gbogbo alámọ̀rí òun ni àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ làwọn nǹkan tuntun ẹjíká páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa raqibuhu sirran wa alaniya ẹjẹ́ kí a máa rántí Ọlọ́run Ọba ní kọ̀rọ̀ ni àti ní gbangbani ibadallah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú la ya'malu bi 'amali ahli aljanna yóò ma ṣiṣẹ́ àwọn ọmọ aljanna èyí yóò ma ṣiṣẹ́ àwọn ọmọ aljanna yóò ma kírun yóò ma gbàwẹ̀ yóò ma dìde lóru hatta yakunu baynahu wa baynaha illa dhira' èyí tó kù láàrin wọn àtàljanna kò ju apákan lọ báyìí ma fa ya'malu bi 'amali ahli an-nar fa yadkhulaha yóò sì sísẹ́ àwọn ọmọ náà yóò sì wọ iná fala hawla wala quwwata illa billah anábi tí wọ́n sọ fún wa pé inna rajula ẹ̀ríyàn rí la ya'malu bi 'amali ahli an-nar yóò ma sísẹ́ àwọn ọmọ náà hatta yakunu baynahu wa فيعمل بعمل أهل الجنة يوسي سيسيوم الجنة فيدخلها يوسي والجنة عباد الله انت لئي انكوي واسي tánàbí ń sọ fún wa ọ̀nà ní pé ká dúró dédé o bíyàn ṣe bẹ̀rẹ̀ kọ́ ló já bí i ṣe bíyàn ṣe parí mélòmílò àwọn èèyàn ibádallá tí wọ́n mélòmélò yàn ibadallah in tó fi bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní ìpáyà Ọlọ́run Ọba lọ́sàn ni lóru ni ní kọ̀rọ̀ ní gbangba ni in tó sì fi parí rẹ̀ ìtakùtọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni nítorí náà ibadallah an bukata kan mọ̀ pé èyàn gbọ́dọ̀ ní istiqama nínú ẹ̀sìn Ọlọ́run Ọba ìdúróṣinṣin subhanahu wa ta'ala ń pa annabi rẹ̀ lásán Allah bá ní fastaqim kama umirt dúó sinsin bá sí pàwọ́lá sẹ́yẹn ma yẹ gẹ̀rẹ̀ wa man taba ma'ak àtàwọn tó ti túbá pẹ̀lú rẹ̀ àwọn àfá sọ pé lára àdítọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi lo wa man taba ma'ak níbi wà pé àwọn tó ti túbá pẹ̀lú rẹ̀ wọ́n ni pé lẹ́yìn gbàtán ti túbá yẹn Ọlọ́run bá ti foríjì wọn in tó tún lè kọ́ dí wọn ni pé kama ní istiqama mọ́ kama dó sinsin mọ́ nínú ẹ̀sìn Ọlọ́run bá wala ولا تطغوا إنه بما تعملون بصير أما كجالو الله باري ببون تنسيو عباد الله الله سبحانه وتعالى سيلنا يفوا كما بيون pẹ̀kọ́lọ̀ ọba kó fún wa ní istiqama ìdúróṣinṣin lórí ojú ọ̀nà tó gúnrégé ní gbogbo ìgbà tá a bá ń kírun ìta fi ma ń sọ pé ihdinas siratal mustaqim nìyẹn ibadallá láìsí istikọ́mà láìsí ìdóṣinṣin ó lè kù ó lè kù díẹ̀ gẹ̀rẹ̀ báyìí díẹ̀ gẹ̀rẹ̀ báyìí tí yíò wà aljanna ọlọ́wọ́ bá wallahi ṣaitọ́nù ó sì kọ́ di tí ò ní fi rí aljanna yẹwọ ibadallá ìyẹn ní bùkátà sí istikọ́mà ìdóṣinṣin istikọ́mà ni ó jẹ́ kí ẹ̀sìn istiqama ni ó jẹ́ kí ẹ̀sìn tẹ́yàn ṣe ni ó jẹ́ kí ẹ̀yàn fi lè pàdé Ọlọ́run Ọba ìkannu àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ó wá bá nabi wa muhammad sallallahu alaihi wasallam ó wá ń sọ fún nabi sallallahu alaihi wasallam pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run Ọba sọ ọ̀rọ̀ kan fún mi ọ̀rọ̀ yọ kan kulli fil islami qawla la as'alu ahadan ghayrak sọ ẹ̀rọ ẹyọ kan fún mi nípa Islam tó ṣe pé ìní ní bùkátà kí n má bí ẹlòmí má ìní ní bùkátà sí pé kí n má bí ẹlòmí má lẹ́yìn rẹ ọ̀rọ̀ ẹyọ kan tí ó là mí annabi sallallahu alaihi wasallam dákun sọ fún mi annabi wani kul ṣetọ́nù ò sinmi o bẹ́ẹ̀ sì ni kì kò fẹ́ sinmi gbogbo ọ̀nà tí ó fi sí ọmọ annabi adam lọ́nà ló ń wá tí ó bá rí mú ní bẹ̀rẹ̀ ayé rẹ̀ yóò mọ dúódé nígbẹ̀yìn ayé rẹ̀ tí ó bá rí mú lọ́dọ̀ yóò mọ dúódé nígbà tó bá dógbó tí ó bá rí mú lọ́mọdé yóò mọ dúódé nígbà tó bá dàgbàlagbà ibadallá mélòmílẹ̀ àwọn olùpáyà ọlọ́wọ́ bá mélòmílẹ̀ àwọn olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ bá ṣètọ́nù sì dúó dè wọn níbùdè tí wọ́n ti jáde sí alkiyama ibadallá Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú al-Qur'anil Karim Allah bá ní wa laqad wassayna alladhina utul kitaba min qablikum a ti ṣe wá sí fún àwọn tá fún ní tírà síwájú yín wa iyyakum atayina an ittaqullah ní pé kẹ́ páyà Ọlọ́run Ọba o ibadallah kò sí be yan ṣe fẹ́ là pẹ̀lú ìpáyà Ọlọ́run Ọba àfi kí yan duni ma rẹ̀ ibadallah ah Ọlọ́run Ọba ń sọ fún wa nínú alquranil karim nípa nǹkan tí ṣaitọ́nù tí ó sọ nígbà tó bá sí ọmọ èèyàn lọ́nà tán yóò inni akhafu allaha rabbal alamin tó bá ti sí ọmọ èèyàn lọ́nà tán yíwa nítọ̀ nígbà tọ́mọ èèyàn bá lọ bá torí pé tó bá dójú ọgbìnde gbogbo ẹni tó tẹ̀lé yẹn láyé Ọlọ́run bó dá wọn padà lọ sọ́dọ̀ gbogbo ẹni tí wọ́n tẹ̀lé gbogbo ẹni tó tẹ̀lé yẹn kan láyé pé ẹni tí ń tẹ̀lé ní kò mú ànẹ́bì lẹ́ni tó wọ́n tẹ̀lé Ọlọ́run bó dá gbogbo èèyàn bá fi ń sọ nínú Suratul ni pé istabaru alladhina tubi'u min alladhina taba'u òjò tó ṣe pé àwọn táwọn èèyàn ń tẹ̀lé wọ́n bọ́pá bọ́sẹ̀ lọ́dọ̀ àwọn tó ń tẹ̀lé wọn wa ra'awu al-'adhaba wa taqatta'at bihimul asbab wọ́n sì rí yà lọ́wọ́ bàbá yìí gbogbo tí wọ́n ma èmi gan páyà ọlọ́run bá èmi ò ní kankan pẹ̀lú yíò so mọ́ kàtà yìí ni àwọn àfáàwà mú wá alimami ibn kathir àti alimami al-qurtubi wọ́n mú ìtàn ìkannú àwọn àfáàwà àwọn àfáàbà ní isra'ila wa wọ́n pè ní barsisa ìtàn nínú àwọn tafasir wọ́n ni barsisa yìí wọ́n ní ìkannú àwọn afá bani isra'ila ni wọ́n lóhun ló páyá ọlọ́wọ́ bá jù lórílẹ̀ lọ́dọ̀ àwọn bani isra'ila ó sì jẹ́ olùjọ́sìn fún ọlọ́wọ́ bá tó ní ilé títí ma ń jọ́sìn fún ọlọ́wọ́ bá subhanahu fún wọ́n wọ́n ro gbogbo onú ìlú lọ pátápátá a ní pé à ó sẹ́ni tá a lè fi kalẹ̀ fún ju Barsisa náà lọ ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ bá Barsisa ká gbé kalẹ̀ fún wọ́n wá lọ wọ́n lọ bá sọ pé à ó sẹ́ni tá lè jẹ́rìí pẹ̀lú àbúrò wa ìwọ náà la lè jẹ́rìí torí pé wọ́n náà lẹ́ni Ọlọ́run ba ibadallah intan nabi fi ń kìlọ̀ fún wa ni yau gbogbo èyàn jẹ́ ni ọlọ́run kò jẹ́ ni ọlọ́run èyàn jẹ́ àfá kò jẹ́ àfá má tira rẹ̀ bá burú kíyàn ní ìdúósinsin istiqama lórí dáadáa kíyàn dúósinsin lórí òdodo pítọ́ torí lára ìdúósinsin ni pé kíyàn sọ́ra rẹ̀ kó ń bí tí ó kó bá aburú kòkó òun náà gbà lálàwọ̀ kọ́ pé ah, bóòlẹ́sì wá fóbìnrin sábẹ̀ wọn lọ ṣètọ́nù wọn wá bá nú àlá ìpé a tó bá gbà ń sìn tó má lọ fẹ́ lómi ǹkọ́ ìwọ náà lólùpáyà ọlọ́wọ́n bá nínú ìlú gbá ó wá lọ kọ́lé kan tó jìnà síbi tó sí jọ́sìn fọ́nà ọba ó wá lọ pé àwọn ẹ̀gbọ́n yẹn pé kò sí problem kan fi síbẹ̀ àwọn lọ sójú ogun yóò mọ̀ lọ gbé oúnjẹ sójú ọ̀nà tí ẹ̀ so arábìnrin náà ma wá gbé lójú ọ̀nà tí ẹ̀ ìgbà tó pẹ́ ṣètọ́nù tún wá bá pé à barsisa bó ló ti ń ṣe ń ṣe yìí ó wá ń gbóúnjẹ sójú ọ̀nà kó ma wá rìn bọ̀ wá káwọn èèyàn ma wá rí òrípò sí dáa lọ ma gbé e bá lójú ọ̀nà lọ ma gbé e lọ sójú ọ̀nà tí ẹ̀ òun náà sì gbọ́n tí ṣètọ́nù sọ pé ah ní tó dáa ní tòótọ́ ṣètọ́nù é wá láwòrán pé mo fẹ́ kó bọ̀ ṣètọ́nù ma ń wá láwòrán pé mo fẹ́ tún ti ẹ̀ṣẹ̀ náà ni ṣe tó wá ṣẹlẹ̀ nú àwòrán tí ṣètọ́nù ma ń wá nù kò sẹ́ni tí ṣètọ́nù ma wá ń bá láwòrán pé tọ́ mo wá dé mo wá fẹ́ kóbọ̀ mo fẹ́ ràn ọ̀ṣẹ̀ náà ni ó wá lọ yóò lọ máa gbé oúnjẹ sójú ọ̀nà rẹ̀ ó ṣe lè ìfà ìmẹ́ ìgbà ṣètọ́nù tún wá bá pé ah orí láti bí ọdún mélòó táwọn ìgbọ́n rẹ̀ ti lọ orí pé yàn bí ní ọ ọkàn wá fi ilẹ̀ lóhun nìkan kó mọ́ dáwà èyí tí ẹ ẹka àárọ̀ ní ẹka àsán ní sọ sí ó tún wò pé áà tó tọ́mọ̀ ni o ó bá tún bẹ̀rẹ̀ sí ń gbé oúnjẹ wọnú lé Ibadallah ṣe ìtọ́nù ó sì ó kó sí zina ìbá tó ṣẹlẹ̀ yìí alábìnrin náà lóyún ṣètọ́n tí wọ́n bá pẹ́tọ́ ó rẹ́sìn rẹ̀ báyìí ìwọ àfáànù lú odidi barisisa in táwọn èèyàn ma sọ ní pé ó kí ọmọ mẹ́lẹ̀ fún lóyún ó ráyẹ̀ rẹ̀ orí bí táyẹ̀ dé báyìí ṣọ̀tọ́ nítọ̀ kó lè kó lè tó bá ti bímọ ohun yanjú ẹ yóò mọ̀ bẹ láàrin ẹ̀yin méjèèjì ló bá sì mú tó tọ́ nígbà tó bímọ ló yanjú ẹ lórí mọ̀ ẹ wo bí tó ti bẹ̀rẹ̀ o ibadallah so nígbàtí yẹn tún lọ ṣetán tún wá bá pé àà bà sísà iṣẹ́ ọ̀rẹ́ ò tí parí o tó bá lówó gbẹ̀mí ọmọ ṣé yóò sí láyé ìyá ọmọ ò sí láyé tí ó sọ fáwọn ẹ̀gbọ́n rẹ̀ in tó dájú náà ni pé kóhun náà lọ o kó gbẹ̀mí tí ẹ̀ náà o Barsisa sì gbẹ̀mí alábìnrin ó sì rí àwọn méjèèjì síbì kankan náà látara pé ẹni Ọlọ́run bá ní àwọn náà já níyàn pé tọ́ ìntọ́lọ́run bá fẹ́nu ṣètọ́nù tí ó ti parí iṣẹ́ ó tún wá sí àwọn ẹ̀gbọ́n ìwọ́n wá ó wá sí ojú oorun wọn pé irọ́ ní Barsisa ń pa fún yíò ẹ lọ tú sáré ẹ lọ tú sáré so Barsisa wá ń kábàmọ̀ pé ah ẹ̀rí bí tóhun ti bẹ̀rẹ̀ ẹ̀bí tọ́rọ̀ ń padà já sí báyìí ṣetán tún wọ́n bá pẹ́tọ̀ kò síbòmí náà tó tún lọ ní tí mo kàfẹ́ kó ṣe fún mi ní pé gbà mí lọ́lọ́wọ́ bá wọ́n ti fẹ́ pọ̀ báyìí èmi náà ní ìlà ọ́ kẹgbà mí lọ́lọ́wọ́ bá sọ ó sì gba èṣù lọ́lọ́wọ́ ọba wọ́n sì pa ó sì dọ̀mọ́ná fala hawla wala quwwata illa billah ibadallah ìdúró lórí ẹ̀sìn Ọlọ́run ọba ó ṣe pàtàkì ibadallah kò sẹ́ni tí Ọlọ́run ọba ò lè sàdánwò fún istiqama ṣe pàtàkì kíyàn dúró ṣinṣin lórí ẹ̀sìn Ọlọ́run ọba èyàn gbọ́dọ̀ jọra ẹ̀ lójú ibadallah ìmáni ẹrú ò ní ti ìdó dédé kò ní sí istiqama fún ìmáni à ìbádọ́lá mélòó mélòó èèyàn tó ṣe pé òun náà mọ̀ pé ẹbọ ní kíyàn máa lọlé àwọn aláfà lọ́wọ́sẹ́ àmọ́ Ọlọ́run bá gbé àdánwò dé Ọlọ́run bá wá fẹ́ dán wò nígbẹ̀yìn ayé rẹ̀ ní kò ibadallah èyàn ní bùkátà láti ní istiqama láti dó sínsín fọ́nà ọba pẹ̀lú ẹ̀sìn yìí lórí gbólóhùn la ilaha illallah ohun lè mí ó kúlé lórí ibadallah àìmẹ́yẹ̀yà tó bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní mùsùlùmí ó padà di ìkannú àwọn àgùtàn lẹ́yìn olùṣọ́ àgùtàn ni wọ́n ni la ìmáni ẹrú ò ní dúó hatta yastaqima qalbuhu títí tọ́kàn rẹ̀ ó fi dúó dédé tí ó fi ní istikọ́mà ọkàn in táwọn afá fi fayọ ni pé istikọ́mà ọkàn wà ọkàn ma ń káàrẹ̀ tọ́kàn yóò bá ma dúó ṣinṣin bó kí ló dáyẹ̀ lójú pé yóò tán lórí islam yìí tọ́kàn yóò bá ma dúó ṣinṣin lórí pé à níṣẹ́ in tán fi ní ká ma sọ́ nìyẹn o ibadallah ní pé raditu billahi rabba pé mo ti yọ́nú sọ́lọ́wọ́n ọba Allah lólúwa wa bil islami dina pé àti ẹ̀sìn islamu lẹ́sìn wa bi muhammadin nabiyyan mo sì yọ́nú sí annabi ni annabi wa muhammad lánnabi ibadallah eléyìí jẹ́ nǹkan tí èyàn gbọ́dọ̀ máa rí ọkàn rẹ̀ lórí bẹ́ẹ̀bọ́ lọ́kàn yóò ṣe dúó sinsin yóò ṣe ní istikọ́mà nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá bákaná ibadallah anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ pé wala yastaqimu qalbuhu ọkàn yóò ní dúró dédé o hatta yastaqima lisanuhu títí tí ahán yóò fi dúró dédé kí lè yẹn wí nígbàtá dánwò bá dé orísìírísìí ọ̀nà lọ́nà ọba subhanahu wa ta'ala sì ma fi ń dánwò ibadallah ìyànìkakọ́lá dánwò

ìsìkọ́mà ahányàn káhányàn dúrédé káhányàn kú dúrédé Allah subhanahu wa ta'ala ń sọ fún wa bí yá ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida àwọn olùmọ̀ sọ pé alqawlu sadid òun ni ọ̀rọ̀ tó jẹ́ òdodo tó bá nkẹ ó ń ṣẹlẹ̀ yẹmu ibadallah èyàn ní bùkátà sí istiqama o èyàn in tẹ́ fi rẹ́lùmí ni yẹn pé afáàlá ah, ma ń mọ̀ afáàlá ma ń mọ̀ torí ọkàn anábi sallallahu alaihi wasallam sọ fún wa pé ọkàn bayna usbu'ayni min asabi'ir rahman ó wà láàrin ìka méjì nínú ìka Ọlọ́run ọba ni gbogbo ọkàn wa báyìí kódà láàrin ka méjì nínú ka Ọlọ́run Ọba yuqallibuha kayfa yasha Ọlọ́run Ọba ma ń darí rẹ̀ bó ṣe rí ni ìtẹ́fì ilẹ̀ lómi ni yẹ pé ah, àfá yìí ma ń dún ní masalasi tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ istiqama ni o ìdósinsin lórí ẹ̀sìn Ọlọ́run Ọba ni o ìdósinsin pé ah, gbogbo bá ti ṣe jọ dàgbà àfá ni ma ó sì istiqama ni àìdúó sínsín nú ẹ̀sìn ọlọ́wọ́ bá ní ibadallah nítorí náà ibadallah a ní bukata ká máa rán ara létí pé tọ́ ẹni tọ́lọ́wọ́ bá mú dúó ní odò ẹni tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá mú dúó òun ní odò rere èyàn sì gbọ́dọ̀ máa sapá àwọn okùnfà tí ó jẹ́ kíyàn dúó rere tẹ́yìn òfin ní yẹ́gẹ̀rẹ̀ kó níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله اللطيف الجبار القهار الغفار الذي لا إله غيره ولا رب سواه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن والاه Ibad الله from the things that assist a slave in being steadfast in the deen of Allah subhanahu wa ta'ala. The first one is dua. Ask Allah subhanahu wa ta'ala to keep you firm on the deen. You have asked Allah subhanahu wa ta'ala so much about dunya. Ask Allah for things in the deen as well. Don't let your dua be restricted to the dua of things in dunya alone. فَاسْأَلُ اللَّهَ ثَبَاتٍ Ask Allah subhanahu wa ta'ala for steadfastness in the deen. The Prophet sallallahu alaihi wasallam used to say, Ya muqallib al-qulub, O the turner of heart, ثبت قلبي على دينك Make my heart firm on your religion. That is the Prophet sallallahu alaihi wasallam. About Allah, we need to include asking Allah for steadfastness in the deen in our dua. Stop making all of 90% of your dua is on dunya. Yes, you can ask Allah subhanahu wa ta'ala of dunya, but you also need the deen. Because when the dunya is gone, you will only be left with the deen. As in Yoku. Ibad Allah, the second way we can be steadfast in the religion of Allah, we can attain istiqamah, steadfastness in the religion of Allah. طلب العلم النافع seeking beneficial knowledge of the deen giving importance to seeking knowledge of the deen, about Allah. Even if it is once in a week, yes, your schedule is so, is so tight. You are such a busy person. But people achieve a lot within over a long period of time. We have so many people that they are doctors, they, are, they, are, they, they do professional jobs, and they spend so many hours in their jobs. But they will just de denote just de devote just maybe two hours in a week to seeking knowledge of the religion. And before you know it, over a span of years, they have become even the best, even in the mosque. So, about Allah, it is not about the time, it is what you value. It is not about the time, it is what you value. No matter how busy a person is, he will, man will create time for what he values. The third thing about Allah that can assist a person in being steadfast in the religion is to accompany good people is to accompany good people seek the same way you seek to be better in the affairs of dunya it's the same way you should seek to be better in the affairs of the deen stop moving with evil people accompany those who fear Allah the Prophet ﷺ said, La تصاحب sahib illa Do not accompany anyone except a believer. ولا يأكل طعامك إلا taqi. And no one should eat your food except a pious person. Ibad Allah, from the affairs that will uh, make us attain istiqamah, steadfastness, is thinking about the day of judgment from time to time. Thinking about that day that nothing will save us in front of Allah subhanahu wa ta'ala except whatever we have gathered of good deeds. About Allah, one of the things that will assist us in attaining istiqamah, steadfastness, is the fear of leaving this religion. The Prophet sallallahu alaihi wasallam said, "We will not attain the pleasure of the Deen hatta until idha yakraha until you detest and ya'uda fil kufri to go back to what disbelief a person will not take the sweetness of faith until you hate leaving islam that ah this islam i must not leave it this islam it must not slip away from me this islam it must not become a past tense in my life that is actually when a person starts tasting the sweetness of iman just like the Prophet said. So because of that, Allah, we need to strive. We need to attain istiqamah. Because Allah subhanahu wa ta'ala promised those who have istiqamah in the noble Quran good in this life and the hereafter. The, Allah subhanahu wa ta'ala says, إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا Those who are steadfast, the malaika will descend on them that they should not fear and they should not be sad. وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ And they should be happy for, the, for Jannah that they have been promised. Because of that, Ibad Allah, let us strive in being steadfast in the religion of Allah. Let us strive in attaining istiqamah. And we ask Allah subhanahu wa ta'ala to make this easy for every one of us. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم لا تجعل الدنيا أكبر همنا يا الله اللهم لا تجعل الدنيا أكبر همنا يا الله اللهم ثبتنا على دينك تثبيتا يا الله اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد